الله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد أتكفوا الله سبحانه وتعالى أترى لكم كاتب فوى النبي محمد صلى الله عليه وآله وسلم nínú àwọn kàtà ṣàlàyé fún ara wa lánàá àbíká ní pé ibi tí abala yìí ọ̀nà ni wípé wọ́n ni wa hum yaquluna fi sheikh atijani huwa al-khatm wa huwa labinatu tamam lil awliya fa fa hajaru ala allah mulkahu wa qata'u al-madada al-muhammadi wa hum la yubalun أو لا يشعرون وحتى إن شعروا فالمقصود يبغير الواسطة وإذا سمعوا أن النبي صلى الله عليه وسلم أفضل النبيين قالوا إن التجاني رجله على رقبة كل ولي لله بهذه العبارة الجافة من كل أدب so in ti wọ́n tí aláàjì sàlẹ̀ fún wọn bí ní wípé wọ́n láwọn kan jẹ́ àwọn tí wọ́n nígbàgbọ́ nínú tọ̀ríkọ̀tù Tìjàníyà wọ́n máa ń sọ wípé a e, Tìjàníyà òun ni al-khotmu huwa al-khotmu wa huwa labinatu tamam lil awliya òun ni al-khotmu òun ni ìparí òun sì ní bí brick léyìí tó kù láti wọ́n fi pé al-awliya ìtúwẹ́ ní pé gbogbo ilé ilé yẹn ti pé wá kú blọ́kù ayé blọ́kù kan tó wá kù so Tijani wọ́n ní blọ́kù kan tí fi fix yẹn tí ó jẹ́ kí ilé yẹn pé so wọ́n ní fahajaru ala Allahi mulkahu wa qata'u al-madada wa hum la yubalun aw la yash'urun wa hatta in sha'aru fal yubabu rirul wasitata وَإِذَا سَمِعُوا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عليه وسلم أفضل النبيين أفضل النبيين قالوا إن التجانية رجله على رقبة كل ولي الله عز وجل so wọ́n ni wọ́n wá wọ́n kí náà ń pè tẹ́bá ń sọ fún ọgbà mi pé bọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam àwọn náà fi ń lọ́lájù nínú àwọn nẹ́bí ọlọ́wọ́ bá kódà annabi sallallahu alaihi wasallam gati jíoyí wa tẹ́lẹ̀ pé àwọn ni lábìnà lè tẹ̀sí kí wọ́n fi pé kí náà pé bí abúrísàlá àwọn nubuwata sallallahu alaihi wa alihi wasallam àwọn ni pé òkè o dẹ̀ ń tìjáni o ni oríjìlú annabi lórí rọ́kọ́bà gbogbo àwọn waliyullah ai òun ni intẹ́sàfẹ́fà ẹni pé òun tamam òun ni allabinatu al-kínáà ń al the last labina wọn ni the greatest wali gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé tẹ́lẹ̀ wọ́n ni bí hádì ilẹ̀ ìgbára ti já fámin kulli adab pẹ̀lú rọrọ̀ yìí tí ó sí ẹkọ̀ kankan bẹ̀ al-jarihatu li awatifi kulli muslimin àwọn ọ̀rọ̀ tó ṣe pé ó mọ́ ń tọ́ci emotion gbogbo musulmi li anna li waliya fi urfihim yashmalu an-nabiyya idh yaquluna inna wilayata an afdalu min nubuwwatihi àwọn sì believe nínú ọ̀dọ̀ wọn pé ìjẹ́ nobu ìjẹ́ ànábì o ó wà afdalu ha ipe an ni pé wali lọ́dọ̀ wọn o wali yu náà kó nàbí yù sínú wali yó ó kó nàbí yù sí ni because ọmọ ń sọ wípé ìjẹ́ ànábì ń kọ́ o ó lọ́lá ju ìjẹ́ rasulu lọ wọ́n wà láyù bá lúnà an yà kúnà ashabuhun afdọ́lamin abibakirin wa umar wàlá aṣarotul mubasharina bilijanna kò wá sí tó kàwọn o kò bá jẹ́ pé at the end yóò padà jẹ́ pé a wòlí wọn yóò Tijani ó lọ́lá ju abubakir lọ ó lọ́lá ju umar lọ ó lọ́lá ju àwọn mẹ́wàá almubasharina bilijanna lè tó ṣe pé wọ́n fún ní ìwà aljanna látayé lọ alladhina kanu yakhafuna alhisaba wala ya'manuna al'iqaba àwọn tó ṣe pé wọ́n ń bẹ̀rù ìṣirò ọkàn wọn ṣe kí ń balẹ̀ kó níbi pé Ọlọ́run bá ó fi ìyà jẹ àwọn walam yakun indahum basharatun bin najati minha a walam yakun indahum basharatun bí náà idh la ya'manu illa al-qawmul khasirun nígbà tó ti pé kò sẹ́nìkan tó lè fọkàn balẹ̀ lórí tọ́lọ̀ bá lè ṣe fún àyàfi àwọn tí wọ́n bá ti tàbá ti ṣòfò so in tó tún wọ́n lọ́dọ̀ àwọn Sufi generally ni wípé al-waliyyu afdalu minan nabi al-waliyyu afdalu minan nabi wọ́n sì túwẹ̀ pé al nabi ó lọ́lá ju risala rẹ̀ ìjẹ́ ànábì ànábì sallallahu alaihi wasallam ó lọ́lá ju ìjẹ́ rasulu rẹ̀ lọ wàlíyù sí ní òun fẹ́ kan lọ́lá ju nàbí lọ so kò á ṣe tó kàn wọ́n kò bá jẹ́ pé túnmẹ̀ ní pé a nàbí lọ́lá ju kí nílẹ̀ ń ní pé nǹkan tó sì ń so yí wọn wọ́n ni dáa al'islamu ilaljiddi wa muhasabati nafsi wal amali alalkhawf wa raja'i fi jami'i nawahi alhayati ad-dunya ala an yakuna dhalika ala sadad wal ikhlas wọ́n ni islam kẹ́kẹ̀rọ sí bí pé kíyàn serious dada kíyàn sí ma sì sí rẹ̀ mẹ́yàn kíyàn dẹ̀ ma lórí bí yóò sì ní bẹ̀rù àti bí yóò sì ma nírù kan ọlọ́run níbi gbogbo in tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ayé àtọ̀rọ̀ gbogbo ọrọ̀ ayé yàn àti gbogbo ọrọ̀ ẹ̀sìn kó lè bá jẹ́ ké aláyẹ̀kú na dhalika ala sadad wal ikhlas kó ma mójútó pé tó ń sewo oúnjẹ tó lálàáfíà in tó sì bá ikhlas mú lè bá dùn ní alìkìyàmà لسعادة أخرى فجاءت عقيدة ضمان الشيخ ودخول الجنة بلا حساب هادمة لذلك كله ó jẹ́ pé àkídà kéèyàn gbọ́kànlé ṣéwù ẹ̀rùn ṣéwù kéèyàn sì bìlífì pé èyàn wà àlìjẹ́nà ní o pẹ̀lú ṣéwù èyàn wà àlìjẹ́nà ní o kò wá jẹ́ tí ó ti wó ń tàn sọ yìí àkídà pé muhasabatu nafsi wal jiddu fi dhalik àkídà pé à síwù ti gbé olí ti gbé afẹ́ kírin olí ti gbé afẹ́ kírin ààrùn ó ti ní kí nígbà tó bá ti ń wí yá jàlìjàlìjà lálùkà tó bá ti ń sọ báyìí kò sí tó ṣe má so wakọ̀dì zọ́harot àtharuha bilfi'li kama haka al-ustad al-hajawi fi mayel ọ̀rọ̀ yìí ti wá jáde níbi iṣẹ́ iṣẹ́ àwọn èèyàn òun náà ìkan nínú àwọn kùdọ́t àwọn kọ́ọ́dí àwọn atamanti ìdájọ́ wọ́n sọ pé kana fi mahkamati tis'una adla fi albadiya wọ́n níbẹ̀ nínú mahkama wọn àwọn bí 90 kan látinú gbó látinú badiya àwọn ará ìlú náà ń pè láwọn badiya wa qad taqassaytu akhbara salihi wa tali èmi sì ni mo ti mo àwọn ẹjọ́ mo ti kó sínú àwọn ẹjọ́ ìmọ̀ gẹ́gẹ́ bí kọ́ọ́dí bí lawyer but bí judge bí but islamic ni àti pá intanet ní ìsókè ẹja wáyà kòránì ká wà dí ọ̀nà ń pè ní kọ́ọ̀dí wọ́n ni mo ti wo àwọn tó dá àwọn àfibó ti gbáwọn ọ̀rọ̀ tó pọ̀ àwọn ọ̀rọ̀ ẹni rí àtàwọn ọ̀rọ̀ ẹni bí minhum nínú ni bá tó nínú àwọn ẹ̀tọ́ àwọn muslimin wọ́n la yu'tamanuna ala al-huquq mọ́ gbé nínú àwọn 90s yẹn àwọn 20s inú wọn àwọn tán ní tasahulu ni wọ́n ní àṣètò kódà kò ṣètò kan pẹ̀lú àwọn huquq àwọn gbé ilé ló ilé yìí ò dá kọ̀kan wọn wàhíná fi sabab ìgbà tí mo wá gẹ́gẹ́ bí kọ́dí tí mo wá tójú bọ̀ kí ni reason tó ṣe ilé ni haqqullah ilé ni haqqu al-adamiyyin ah wọ́n pẹ́ lè yóò kí ẹ̀fà ẹ̀rẹ́ mùsùlùmí gà ọgbọ́n ti takọ ẹ̀tọ́ ilé ẹ̀ẹ́ kí ẹ mọ́ kí ẹ nípa ẹ̀kọ́ ìgbà tí máa ṣe tẹ̀dìkíkù nadọ̀ tí mo wo kíní dáadáa ń kọ́ wo tabayyana li annahum jami'an tijaniyyu ma gbá lè gbogbo wọn tijani ni wọn àwọn ọmọ tijani ni la hisaba wa la iqaba mo wá ìgbà tí mo wá àà ó wá mo wá wà fabricate mutahayyara à mo wá ń mọ̀kí ẹ̀mọ́ confused pé kí ní ṣẹlẹ̀ hatan kashafa li tí tó padà clear sí mi pé anna sababa huwa tikaluhum ala anna la hisaba wala iqaba oníká ìntá ilé gbára lé wọ́n ní fàntúzi alkhawfu min sudurihim ìbẹ̀rù ọlọ́run ká jákò nínú ọkàn wọ́n tayanya ni hadha fil uduli wa hum min ahli al-ilm fa kayfa bil a'ma elesi ni o àwọn tí mo ń sọ yìí nínú atan lo ni làwọn ni o èyàn tó nímọ̀ pa ọlọ́run sọ báyìí kí ẹ mọ́ sí jùrà ẹwò kan ní ọmọ gbé kan ní alìbárízi àbíkílẹ̀ mọ́ gbé ìsọkúsọ ilé lílẹ̀ nàárọ̀ àti àárọ̀ àtọ̀sán àtòru àti kíníkan ìsọkúsọ ni هذا الرجل ليس ليس بارزا بل خفي yẹ̀tí bídí àti fipamọ́ ni ó lè kò sí gbogbo kò sí ẹ eh, kan tó jẹ lọ́dọ̀ àwọn súnnà

gẹ́gẹ́ bí makan tó lágbára tọ́lọ̀ àtànẹ́bí wà nínú ẹ̀mìyàn o kàlẹ́ dédé máa jánu bàgà nípa Allah ànẹ́bì gan tí ma fi fẹ́ mú fáídà kan bẹ̀ lá ẹlùmí wà tó ma fẹ́ sẹ̀sánpù rédèrèdè kan yóò kàn lọ mú àṣẹ kan wá yóò wà mú tí ó bá tó fẹ́ jọ sí àṣẹ yẹn Allah àtànẹ́bì ní àfi ní òfìsí bí irú fẹ́ báwọn sí ń dọ́gbọ́n ẹ̀yin gbogbo ẹ̀yin ṣe àgbogbo ẹ̀yin mọ̀ pé àgbákò òfò lẹ́yìn ṣe lójoojúmọ́ àwọn náà mọ̀ yóò wà fẹ́ justify rẹ̀ yóò wà fọ́lọ́n justify rẹ̀ wọ́n ni wọ́n lá dọ́gbọ́n sí ọlọ́run gbọ́n dọ́gbọ́n sí ọlọ́run tí ó ní kójò mọ̀rọ̀ lọ́fà tí ó ní rọ̀ lọ àbí tí ọ̀fọ̀ tánpá in justify pé kí ni ọlọ́run dọgbọ́sí àwọn àfẹ́ dọgbọ́sí ọlọ́run ló wá lè lò gẹ́gẹ́ bí example aburú allahu akbar allahu akbar wal iyadhu billah a qatta allahu lisana haula ma ajra'ahum ala allah ma ajra'ahum ala allah bóò ní ṣe yẹ̀yàkú yàbá wa ma asfahahum wọ́n pọ̀ olúgaba ìmọ̀ sáà mú máìkì kan mọ́ sọ̀sọ̀kú sọ̀lọ̀ ah gẹ́gẹ́gà gẹ́gẹ́gà yóò tó a mọ́ sọ yóò tó a mọ́ ah kí ní dé ní ìmí ti fúra sí pé àmọ́ èyàn padà mọ́ rísì létà pé àà tọ̀ríkọ́ òfò tánṣẹ̀ yìí ni tàríkà ò sí yìí ni òun ní mọ́ ń fún wọn ní jùrà àgẹ́sẹ̀ ọlọ́ọba lóògbé súnnà ní kí ní súnnà mọ́ fún yà khawf wọ́n tàwọn fíwá sí ẹ̀ lórí ẹ̀ aláti ẹ́sìmọ̀ sí bí pé kíní ló pín yẹn gbíyànjú àti wà kí é fúgbà ní òwárá o mọ̀kọ́mù yìí mọ̀kọ́mù nùbúwà ilé à mọ̀kọ́mù ìlàhíyà ilé mọ̀kọ́mù sọ̀hábà ilé mọ̀kọ́mù kíní kan èyó ma sá àmáwọn tí wọ́n lágbára o júrà burúkú ni ṣe bí júrà náà ní mú ní ìsìn gbogbo àwọn àfáì àwọn àfáì àwọn tó

ẹni ẹ̀kọ́ lẹ́ẹ̀kẹ́ kọ́kọ́ ma bájá àwọn àfọ́ọ̀sì tẹ́ ń sí àwọn fàtíwà burúkú lẹ́ẹ̀kẹ́ ma bájá ọmọ lọ́rin olè wọ́n náà kọ́kọ́ ọkà ẹwà ọmọ lọ́rin lè mínà sàtílítà jọ́nà mi núlé oní núlé lákẹ̀dùwájọ́ ọmọ lọ́rin lè mí òkì mọ́lọ́mọ́lọ́ kí ló dé tẹ́ ń bájá kí ni reason ẹ̀ ń tara yí lásán gbogbo àwọn náà tán fáwọn èèyàn tán gbejúrà sáwọn èèyàn lẹ́mìí tán ẹ wá imagine irú ẹ̀ tó pẹ̀rẹ̀ láfà ó ti sọ̀sọ́kúsọ pé ọmọ lọ́rin ò lè wọ́ná ó ti òrùdúdù bí 500 ní ti balẹ̀ ayé rẹ̀ àdúgbò rẹ̀ tó kọ́kọ́ sọ́hun àwọn àfà ti dé sí wá sí àárọ̀ wá sí ìrọ̀lẹ́ òun náà fi lálà sí dànù pé irú sọkúsọ olóòsọ yẹn ọ̀rọ̀ ìtakọ̀ ọ̀rọ̀ lọ́run áyà ni ó takọ̀ rà nẹ́bì hadith ni ó tún kọjá ìrìn ó tún gbọ́ mọ́sílásí ìwọ̀n tó ti lálà sí ilé ayé rẹ̀ ah ṣe mi ni mo ti wá lálà sí tó báyìí mọ́sílásí eléyìí tó ju bọ́m̀bù ma gbáwù ẹ́ bọ́m̀bù rùdúd ó kà àà kí ni mo ṣe tó bẹ́ à ah, ṣe wú ọ̀rọ̀ lọ́mọ̀ lọ́rin à ah, yóò kàdà jẹ́ ìpẹ́ ọlọ́run tọ́ mo túbá ní sọ bẹ́ẹ̀ mọ́ o kí ni ó jẹ́ káwọn ìkórí wọ́n pé pé èyẹ ń sọ̀sọ̀kúsọ ọkọ̀ bọ́ lọ́dọ̀ àmùsùnmí abadan à ah, èyẹ ń ṣe kí ni èyẹ ń sọ ìsọkúsọ kó bọ́ lọ́dọ̀ àwọn sheikh Muhammad bin Ibrahim al-Sheikh ọ̀dọ̀ àwọn kílẹ̀pẹ̀ bí iṣẹ́ Ibn Baz rahimahullah mélòó mélòó àwọn fàtàwà tí Ibn Baz ṣe kí wọ́n tí yẹn mẹ́wọ́n ẹ̀rọ ti mẹ́wọ́n kí nìdí ó sọ̀sọ̀ kú sọ ni mélòó mélòó lórí pé àwọn àfọ́ọ̀mà alzheimer tó bá ti wà lú pé ya ọ̀rọ̀ tó sọ ó kọtíra ìṣókùsẹ̀ kan wà bẹ̀ àwọn ni lọ kọtíra mi tí ó fi ṣe ọgọ́dù fún sọkúsọ nìkan eléyìí nìkan tó sọ ó ya kọtíra mi nìkan kò fi ṣe ọgọ́dù fẹ́lẹ̀ tí ẹ̀lẹ́ ni ẹgbọ́dọ̀ tálọ́jà mọ́ ẹ̀yà ẹ̀sẹ̀ national religion

wọ́n wá fẹ́ lo ọ̀nà àlùmọ̀ ìkọ́rọ̀ yìí láti fi ṣe wípá wò kí sọ́bẹ̀ tẹ́lẹ̀ náà mọ́ ara fídíò ọkùnrin albarizi tí ń sọ ń bí ó ní pé ẹ̀yí afá tẹ́mọ́ sọ́gùn sọ́fẹ́ bá ìsìlámù jẹ́ ni à ìwọ ìwọ mọ́gà ìwọ à ṣe ìwọ sínú àwọn olórí wọn ni ṣe àbí ó ti gbàgbé ní àwọn fídíò wà ẹbí kí ni mọ́ sọ̀rọ̀ tamọ́ sáré gbà ìsẹ́mọ́ mọ́ gbàgbé ní àgbìmọ̀ pàwọn ti sọ kí ní ẹ̀gà náà rí ní in tí wọ́n gẹ̀gẹ́ fún ayé máa fi rẹ̀lẹ̀ ogun ìpèsè ìwọ́kọ́lọ́ sọ́jọ́ níbi káwọn ikà lè máa gbé pèsè ní káfàlà lè máa gbẹ́bọ ẹbọ sóríta mẹ́ta ìpèsè ọwá ni àkíní ọmọ nẹ́bí adama ga gbé pèsè ìdíkọ́wọ̀ bá ọ̀tọ̀ ní tọ́bọ̀ lọ sáàdù fún wọ́n ni fàtàzáwàdú fa'inna khayra zadi taqwa ìwọ tó ní káyìí lọ ma wá sáàdù tó dájú tó ní pé ẹ̀yẹ́ lè gbé pèsè bí kọ́sọ́mà náà bí adama náà gbé pèsè sí ẹ̀kùn sí ìpèsè náà pè yún Allahu akbar kabir tó bá wá rí pé kí ní ti ń kílẹ̀ these days pé àwọn yẹn kí ló kọ rẹ̀ náà o bí ó kọ àfá ìpẹ́ ní ó kọ àfá kìíní kan bí ó gùn náà wà ń bẹ́ bí ẹ̀yìn bí àwọn àǹgbà client náà wà ń bí ó kọ ó tí ẹ̀rẹ́ tí ó dùn wọ́n ni ó fẹ́ gbà lọ ló kọjẹ́ ni ni ah ẹ̀rẹ́ tí ó kọ rẹ̀ àbí kìíní kan bí ọ ìmínà ti so gbogbo náà fi sáà jáde ah kìíní kan kìíní kan wọ́n gbé kìíní ti ń clear sáwọn ẹ̀ ẹmọ tó wà sí ni wọ́n tó jẹ́ mùsùlùmí tó gbẹ́sì ní má jẹ́ kẹ́ nìkankan tán ọ́ ó mọ̀ pọ́lọ́gùn ni ológun ni náà à ó wá délé ní wá ní kí ló táwọn yẹn máa ń sóògùn ó yẹ kẹ́ lọ náwọ̀ gbájú ni abẹ́ mọ́ gbọ́ ẹfẹ́ mọ́ fìlàkà ìwá sí rí last to be the hibbi wà lálẹ́ hibbu yẹ̀ ṣìdárù ní èyí sọ pònú òkúnú kò lè tàn mí bí pẹ̀lú mike njó ní tó ń sọ níbi fídíò tí fídíò rẹ̀ gbàgàdàgbàgàdà bí wípé ogun ikpe kìní kan kò sí tó sógun ó wá wípé àsírí ogun ti túnta àwọn èèyàn ti ń gbọ́yé ó tún pàṣí rèmí ó túnmọ́ wọ́n ni wá jáde pé ẹ̀yin èèyàn tẹ́ mọ́ sógun kí ló dé ha ní ṣe yí tẹ́ mọ́ sógun ah wallahi mo tún wá ló ti pé kíní na ìkẹ́nà àmì anamọ́sọ ọmọ mílì pé ẹranko ọ̀bọ ajá ọ̀dẹ̀ dìdìrì òpònú lakún síwájú ìntàbá ti sọ náà ẹranko ni wọ́n wọ́n nílàkàrà ní bí Ramadan méjì Ramadan méjì sí mẹ́ta tó kọjá mùdírù dárùl bídà wà dọ̀lálà ó ń ṣe rọ́dù fáwọn tán sọ̀rọ̀ ìgbà ẹni jákmà ló ń sọ̀rọ̀ kí ọ̀rọ̀ kàfàrà mọ̀ ọbú kò sí kàfàárà kò sí kàfàárà kò sí kíníkà kìnìkan kò sí dáńgbẹ̀rẹ̀ kódà kò sí kàfàárà kankan tí ó sì ah kíníkà kìnìkan ó hadithi sí wa yìí sì ń ja gbogbo ẹ̀lógún mẹ́rin tí lálẹ́ àwọn sàhábà sọ́tí ẹ̀rẹ́ yìí Muawiya àwọn àbí Abu Hurairah èmi ẹmọ́ ń gbà ìdí èmi ẹmọ́ ń gbà dìsí wọn fa lẹ́ta rẹ̀ fi ṣe tẹ̀rì gíbù àbí tẹ̀rì gíbù ń gbà mí gbẹ́ kìnnà èmi ẹmọ́ ń gbà fa bí ṣe ń yẹpẹrẹ àwọn sàhábà ọlọ́ọ̀bọ̀ ó sì yẹpẹrẹ ọ̀nà kódò tí ó ti wọ́n fi ń rìnlẹ̀ bí wà sí pé in the same breath wípé sàábí mẹ́jọ ní ọwọ́ná àmáwà àfá àlè wọ́ná a ní rẹ̀ ń se mí kú lórí àwọn àkídọ́sì tó wà lórí ẹ̀wọ̀n kó wọn tí ó sì rán náà ẹwà mọ̀ wọ́ ìdẹ́ fẹ̀kọ́wọ̀ èèyàn wọ́n mọ́ ń bí ìfẹ́ ẹran kó làwọn táwọn kó síwájú and then ìmọ́ta ti ń sàwẹ̀ wọ́n bí ẹ̀rù àwọn ẹ̀dọ́ lọ́ọ̀bá lọ ó wá sí ọrọ́jù fọ́rọ̀ ẹ̀ kò dákọ̀ anybody nígbàtí jack malu mú ó fẹ́ wípé ìwọ ẹ̀yọ ọmọ alẹ́ mọ́ríkàzì yìí tí ń fi stáì ṣe rọ́dù fún wọ́n sì mọ̀bẹ́ tó mọ́ fi stáì ṣe rọ́dù fún ẹ̀ tí mẹ́rin tí ń bá kò kànídà kọ̀ rẹ̀ ní àwọn náà ṣe rọ́dù fa àwọn tàbí ká àmọ́ṣe rọ́dù àwọn ká ṣe rọ́dù lójoojúmọ́ rọ́dù tó ní agbá mo rí fídíò ní dé ìjọ tí a fàyí sọ̀rọ̀ yóò tó tẹ́ pá ah, ẹ̀hẹ́ àfáyí tẹ́ ń sọ̀rọ̀ takó àmá ó dìjọ́ kìjàbíjọ́ kẹta báyìí àfáyí sí fídíò náà ni ó àfáyí sí mi pé àwọn kan sí tó ń sọ níjò ni wọ́n sì gbọ́ ah ń sí pé ẹ̀tàkó ní ẹ̀wọ́n òbí ẹni mọ̀ ń takò kì níkan ah ẹ̀yẹ takò fídíò ní iṣẹ́ ìgbọ́n tẹ́ ń sọ ní àmọ́ ti bílì gẹ̀ẹ́ ọ̀dẹ̀ láńtí mo kó síwájú mo dé lè ní mo ní pé white ní kíní ìṣẹ́lá sí ni pé ẹnìkan àwọn kan ń pàkọ́ mọ́ mi lánàá ẹ́ wọ́n ni mo ní white ẹ̀sọ ọ̀rọ̀ sí mo sọ pé white ni àyí ni rárá egun mo kàn ló funfun ní tí mo wá ní white ní tí mo sí mo wá gbà lérùn gbà tí mo ló funfun gan sí mo gbà lérùn sí ẹ̀kà tí mo rọ̀ nù àà ibé mi ọ̀dọ̀ mílú ẹkùn tí wá bèèrè tẹ̀fsìrì fúnra mi àwọn òfò náà tó fẹ́ gbé wọnú àwọn ọ̀dọ̀ oníṣòro nígbà ìlọ́wọ́ rẹ̀ ah yes sir ẹ sọ pé white ní lánàá yóò tó kùn ní báyìí astagfirullah kódà kó jẹ́ kí mistake ni bẹ́ẹ̀ni pẹ́kí bí a mú sí ní mọ́sọ́ mẹ́lú tọ́ ah, astagfirullah ah, àṣẹ mọ́sọ́ o a mọ́ sẹ́rí dáfà ti pé ìfẹ́ sọ pé ha ọ̀sọ̀sọ́kúsọ mọ́sọ́ yìí tẹ́rìbí àyẹ kò sí lára rẹ̀ wọ́n ìfẹ́ sọ pé àwọn ṣe mistake tẹ́rìbí ẹ̀dẹ̀ ní tẹ́rìbí òfò ni tó bá wá bó ṣe ṣe bó ṣe bí ìdára rẹ̀ lórí pé mo ṣe mistake tó lè sọ easily pé mo ṣe mistake ọlọ́run foríjì mi ni wallahi ó padà sẹ́ni ó padà dẹni fún àjọ ọlọ́run because ó ṣe mistake in reality akọ́ọ̀kọ́ mistake ní ọ̀tọ́ ọ̀lọ́ astaghfirullah illa alladhina tabu wa aslahu gbogbo kún sí tó nà ọ̀rọ̀ albarizi ó wá sọ pé ah, mo ti èmì náà ti gbà kan sọ́rí wípé èyàn lè máa ṣogun èyàn sì lè máa gbẹ́bọ èyàn lè máa gbẹ́bọ kódà ó sàánú àwọn mo dẹ̀ gbọ́rọ̀ tí mo sọ yìí ọ̀gọ̀rọ̀ nínú àwọn mùsùlùmí ó ti gbọ́rọ̀ yìí tí ó sì ti ní ipa lára wọn ẹ̀rù wọn ń bà mí kí mọ́ wẹ̀rù wọn yàmọ̀ kí yàmọ̀ lóyẹ́ kí wọ́n sí fẹ́gbẹ́sàn yóò èyàn tó bá ti gbọ́ èyí ni ọ̀rọ̀ bídíà ni ọ̀rọ̀ ìṣẹ́ ni ọ̀rọ̀ ni gbogbo àwọn tí mo tún wá bájà lórí ẹ̀ náà ẹ̀dákun mo ẹ̀dáka yáfi mi fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ̀dáka yáfi mi ẹ ṣàmójúkò fún mi because mo pẹ́ tí mo sì yíò dá ẹgbó sincerity tí ma ń gbéyàn lọ àmá dáwà kọ́lá wọ̀nyẹ fẹ́ sí wọ́n fẹ́ branding self branding promotion self promotion ni a fẹ́ promote ara a fẹ́ tara owó a fẹ́ gẹ́nà owó di àfáà social media anybody ò ní ní problem pẹ̀lú afẹ́ di àfá táwọn yahoo yahoo like pẹ́ tó kọ́sùn kọ́kọ́lọ́kọ́ náà nígbà yahoo lẹ́ sí àfá tó mọ̀ sí fọ́tọ́ fáwọn yahoo fátíwá fáwọn yahoo pé yọ́ ní pé kíníkà máa jẹ àti á ní yahoo ọ̀dá àwọn ẹwọ́ kíníkà ẹlọ́ sími àwọn yahoo náà tẹ́wọ́ síwájú àti bẹ́ẹ̀ lọ wọlé so kí ni o ẹwọ́n tàfà notice iná ọkọ̀ in tó ní kálùkù náà notice láwùjọ pé kí ló táwọn yẹn ní jùrù àbúkú agbọ́n ti jó yí wọn ní ni pàápàá jùlọ tó wá tún wájọ́ mọ́lé àwọn àfáà kan ah alìjẹ́nà tí ẹ ti ta ayyánà alìjẹ́nà tí ẹ ẹ̀jẹ̀ wọ́n ti bí wọ́n bí alìjẹ́nà tí ẹ mọ́ wọ̀dẹ̀ inú ẹ̀jẹ̀ rẹ ló wà kò sí tó lé sí ó wọ alìjẹ́nà street ni Allahu musta'an wọ́n wọ̀ yí na nǹkan o ẹ̀tùmọ̀ ló wọ́n sì mọ́ pé wà láyẹ̀ ní eré lèyẹ̀ dákùn gbẹnu sọ́run ní ọgbẹ́ wọ́láhì kílẹ̀kìdá ẹni rẹ̀ níwọ́n Súfí sọ́ra o àwọn Súfí bẹ nínú àtàkàrà lóní súnnà o sọ́ra o má lọ rò bóyá gbogbo tó bá ti nípò súnnà ló ti bá ń ṣe alhamdulillah ló súnnà o ó bọ́lọ́ ti kọ́yún ó kọ̀ ní usulu sunnah imam ahmad ó kọ̀ nínú sharh usul i'tiqad ahli sunnah wal jama'ah imam al-lalaka'i ó kọ̀ nínú sharh sunnah al-barbahari ó kọ̀ nínú sunnah al-sunnah al-khallal ó kọ̀ nínú ashari al-ajuri ó kọ̀ nínú al-ibana ibn batta ó kọ̀ nínú kutubu sunnah bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn usul táwọn afá ṣàlàyé nínú àkídàtà ar-raziyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mítẹ̀ ti jẹ́ kó túnmọ̀ kílẹ̀ sí dáadáa àwọn gómọ̀ ọgọ́wà sí bí i súnfí ni nígbàtí bàbá sọ pé bàbá wa kí ní kan tàníwá sọ pé ẹgbọ̀ta ní ma ń lo gbàwọn ìbàrán tí a máa sàwọn súfí àti ẹ̀tí mọ̀tẹ́lẹ̀ kẹ́ ìbá máa lò ajánẹ́ sí àwámọ̀ pé súfí ni yí o ẹ̀yìn sí onísúnná abadan àwọn tó ma fi tẹ́sì náà ni pé wọ́n ní wọ́n ní wọ́n láfà Nàìjíríà súfí náà inú àfà tó gbọdọ̀gbà náà ni àbí wọ́n ní fàhádì ìtọ̀ríkọ̀ ẹ̀rí tọ̀ríkọ̀ yóò ma wudi'at illa li hajmi al-islam wallahi mo gbé kalẹ̀ tí bá ṣe láti fi wó ẹ̀sìn islam wala ajzamu bi anna sahibaha huwa alladhi wada'aha hadha al-wada' a wala aj wala eh, anam wani wa sanara hadha al-wada' faqad yakunu dhimna ittasala fi man ittasala fi bihi man kada hadha al wa dassa hadha ad-dassa وليس مثل هذا الكيد جديدا على الإسلام wọ́n ṣe ágbé mú kéèdù yìí ká mọ̀ pẹ̀tẹ́ pẹ̀wà gínsẹ̀ islam ní kìí ṣe tó tuntun bàbá ní pé àwọn olè ṣe jasmu ipẹ́ ní yí في من اتصل من كاد هذا الكيد ó possible pé kéèdù àwọn tó náà ń bá ṣe láwọn náà ní kéèdù because ó lágbà tó pàwọn àwọn kọ̀rọ̀ mítọ̀ àwọn bàtíníyà nínú oríṣẹ́ tẹ́lò láti fi spread kúfùn dáadáa jù súfí náà wà mẹ́ wọ́n lo ṣíyà wọ́n dẹ̀ mú súfí because láti lè àwọn súfí aláṣejù níbi ẹ̀sìn ni wọ́n tó bá ní pé súfí léyàn nígbà láyé àwọn sálàf tán mọ̀ wọ́n gbà súfí léléyìí àwọn tó kọ́ mọ́ kọjá làbí ìjọsìn nígbà tó yọjú pé ó gbá ó làwà tó kọ́ tún lo súfí fún kí ní ẹ̀ stages tó ń gbà láwọn ages kó tó padà dípò padà wà taken overtaken by àwọn kọ̀rọ̀mítọ́ wal-batiniyya ó padà wá kàkà wánà ó padà wá wà in its full form tó wà lẹ́ni lẹ́kì wallahi wa kullu khairin fi ittiba'i man salaf ìbá jẹ́ kí bóyá dó níbi táwọn salaf wà ní ẹni kò dédé tó bá ló fẹ́ ma kádàbìlì islam kẹ́ ìdá tó bá ti dé tó bá ti mú kí ní kàrà ilé tó mú wá tó ní kí n fi sínú rẹ̀ yìí ìwà wẹ́yìn sáwọn sàábé àwọn wà lọ́dọ̀ àwọn sàábé kò sí mẹ́rin ìgbà ní ẹjá fi sí ìyìn fi sí àwọn sàábé ò bá wọn àmá ànẹ́bí ò má ìgbòrí bí ó lè mẹ́sẹ̀ wá fi sí ṣe bá yà bí wọ́n ni wọ́n kéèdù sí nìkọ́ kò kí ṣe tuntun ẹ̀sẹ̀ Islam hidat min wujuhin jamma ṣẹ́rí ẹ̀ṣẹ̀ islam tán ṣe yíò ẹ̀sìn àpọ́lẹ̀ yíò wọ́n pètè against rẹ̀ ní ojú ọ̀nà tó pọ̀ wà bóògìyàt láhàlfàwàthil min turkin shatta wọ́n sì wọ́ orí sí àwọn ọ̀nà algawa'il algawa'il afwan algawa'il wọ́n lò algawa'il wọ́n dẹ̀ lé àwọn okùn tó pọ̀ kalẹ̀ àwọn kínágbé tó pọ̀ nínú àwọn bí traps hmm? wà sóòrìyà àléhà bilhiyal alghamida wọ́n dẹ̀ lú àwọn ọgbọ́n lásà ti fi panẹ́ islam wà aṣẹ́dù hàrí ìlújó sáàyùmàn tàzẹ́yà bizigi èyí tí wọ́n fi lè islam yíò ò ní ète àwọn islam wàtàsánmà bí asma'ihim wọ́n sì ń pèrà wọn ní orúkọ musulmi wàdásàláhùn sọ́mọ̀l asáwid fi aṣáhadi wàlmá ìlbáàrídé falatọfalahùn min mọ̀kọ̀láfàtí kitabu wa sunna fàbálàgọ́ ma àrọ́dà min man sha Allahu ta'ala khudlanuhu wa bihi ta'ala nasta'idu min albala'i نسأله العصمة بمنه لا إله إلا هو انتهى المراد من كلام ابن حزم في الإحكام نعم wọ́n ni àwọn èèyàn dẹ̀ sí kí ni oníkálùkù dẹ̀ yìí àbọn wọ́n rí bí gẹ́ẹ̀tì apákan nínú àwọn mùsùlùmí tí wọ́n dẹ̀ lò wọ́n fún àwọn sẹ́yìn wọ́n ni kalimatun ilal ulama wà fí muqaddimatihim صديقي العلامة الأستاذ البشير النيفور التونسي إنني أدعو كل عالم تجاني إلى النظر في فصول السؤال والجواب فإن أقبروا ما أنكرناه فليعلنوا إقرارهم له وإذا أنكروا ما أنكرناه فليعلنوا إنكارهم له بيصبره wọ́n láwọn sọ fáwọn àfáà súfí ẹ̀yin tẹ́ jó ní mímọ̀ nínú ẹ̀yin súfí ẹ̀yin tẹ́yìn tún kéhùn tí ẹ̀yin tẹ́yìn tún kéhùn díẹ̀ alàlàkọ́lì ẹ̀yin náà ti ma ika ah, à lóòtọ́ ní kìtàbà ti súnà láti ń jẹ́gin ni láti mẹ́rí ẹ̀yin náà ma ẹkàn tàrà yí lásán ni ìmínú yí kéwú Saudi ìmínú yí lọ àwọn olúmi láti lọ kéwú ẹ̀yin tẹ́ nímọ̀nú yí afárawọn ni mo ń pe ogbó yí ipé ẹwọ àwọn fùsúlù sùálì ẹwọ àwọn ìbéèrè àti dáhùn ta fún yìí ẹwọ tẹ bá rí pé tẹ bá fi rìnlẹ̀ ń ta takò ẹ̀yin ẹgbọ́ sí tẹ̀yìn ní ẹ̀sọ́ pá ah, lóòtọ́ làwọn tán sọ yìí ẹni sincerity ẹni ìkìláṣù pá ah, ìntán sọ yìí lóòtọ́ bẹnu tíra wa lóòtọ́ ó takọ̀ àkídà wa àkídà Islam ah eléyìí ọ̀dá lóòtọ́ àgbá ó rí pé àdẹ́lò dìde ẹ̀ẹ́kàlà fún ti ìjà ẹ̀ẹ́kàlà ló súnà náà from Tijaniya sí Sunniya ni because àdẹ́lò dìde ẹ̀ẹ́kàlà takọ̀ ogbẹ̀ náà wá ah, eléyìí lóòtọ́ ni ọ̀dá lóòtọ́ ilé àfáà ló mú wá lóòtọ́

lam yu'allimha li sahibi tariqatihi ànábì ò sì kọ́ Ahmad Tijani o ní ẹni pé wa an la fadla lahu wa la li atba'i illa bi taqwallah kò sì sí fọ́lù kankan tẹ́lẹ̀ rí àbí fọ́lù kan táwọn ọmọ ẹ̀yìn lè rí o àyàfi pẹ̀lú ká bẹ̀rù Allah ma ń gbé sọ̀látù fàájì kan ní nǹkan 6,000 kan tàrà rẹ̀ ní o ìbẹ̀rù Allah ní yamtaz min al-muslimin min ghayri al-muntasib ilayya èyàn tí ń ṣe kíni tí ń fira wọn rẹ̀ ti sí tọ̀ríkọ yí kò sọ́lá kan tó lórí àwọn musulmi yòókù abadan kódò orin bídí àti ló wà ní wọ́n ni wa man lam yusabbih bi hadha ba'a bi wizrihi wa wizri al-halikina min al-jahil ìwọ tó bá sílé tó jẹ ó wẹ òwú àwọn ẹ̀ṣẹ̀ rẹ àti àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n bá tẹ̀lé yamal kiyama wo inú àwọn aláìmọ̀kan wa kana alayhi ithmul katimin minal alimin so gbogbo àwọn tán bá dé mímọ̀ tán bá fi pamọ́ gbogbo ní ẹ̀ṣẹ̀ rẹ wa so ibi tí ọ̀rẹ́ parí sí ni an bí Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi an yarhama al-sheikh al-allama abdulhamid ibn badis rahimahullah kana nínú àfá aljazair ni wọ́n kọlọ̀ kúbà wa ṣẹlẹ̀ fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àfá tí wọ́n sẹ́kù lórí súnnà láwọn àsìkòta wáyé kọlọ̀n kó bá wà sí àríkún dáadáa fún wa nínú wọn níbi àwọn Sheikh al-Allama Salih bin Abdullah al-Fawzan hafidhahullahu ta'ala nínú wọn Sheikh al-Allama Salih Ali Sheikh nínú wọn Sheikh Abdullah bin Abdurrahim al-Bukhari nínú wọn gínan pé Sheikh Arafat bin Hassan nínú bẹ́ẹ̀ sheik masjid hafala a mashayikh salafiyin sheik mustapha mubram sheik munir sadi sheik ahmad badukhan sheik salah kintosh àwọn àìmà àwọn àfá àlám fi hada zaman shi'tum aw abaitum raditum aw karihtum ẹfẹ́ ẹ̀kọ́ inú yí dùsí kù dùsí awùláhí hum al'ulama wa talabatul ulama àfá ni wọ́n àwọn àfá ọmọ kíwọ àwọn àfá àwọn sheikh abdullahi bin zulfiq al-zafiri sheikh abdullá abulfa'i a gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn tó ikú wọ́n ti kú láwọn tán kú recently ni àbáwọn tí wọ́n ti kú láwọn ọjọ́ tó ti kọjá nínú wọn náà ni pé yẹ́kẹ́ mẹ́rin sheikh abdul muhsin al-abbad afidahullahu ta'ala so kọlọ̀ kú sí dada min al-a'imma láwọn tó ṣe pé àwọn mẹ́wàá ti pàwò mọ́ kọmọ àbáwọn àtàrin ti dákọ àwọn àfáì tó kí wọ́n gbìyànjú lójoojúmọ́ tààlímù náà sì dínà hù wọ́n kọwẹ̀ ní yẹ́sẹ̀ wọn nínú àtà ti kú sheikh al'alama ubayd bin abdullah al sheikh muhammad bin ibrahim ali sheikh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àìmà àwọn tí wọ́n ti kú láwọn àtakú recently ni àwọn àtàtí kú ti pẹ́ àwọn ilé ìlà àwọn àfà tó yẹ káwọn èèyàn mà láwùjọ àwọn àfà gidinu àwọn àfà gidinu yàtọ̀ sáwọn ènìyàn nù tẹ́yìn ń promote kọ̀kọ̀dọ́wí ládùgbò táwọn súnnà wà níbo kọ̀kọ̀dọ́wí bó ọ̀gá àwọn rukun min arkan al-irhab àwọn pillars of terrorism láwọn tàbí tàwà yìí aléhì min allahi ma yastahiqun wà láàrọ̀hìmáhùmùlọ́ láàrọ̀hìmáhùmùlọ́ sọ́nbí allah subhanahu wa ta'ala kó sọ́nà kọkàrà hada wa sallallahu alaihi wa sallam muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik shadu an la ilaha